الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه بعد نينو كتو كمجتو نينو شو رمضان نينو يعني أكثر من ذكر الله عز وجل كي يقبل نتوما شيء نتي الله وبا سبحانه وتعالى وتلاوة القرآن وسماعه كي يقبل نتيوما كقرآن تيو ما بو قرآن كي كان wàtàdàbárùhù wàtàdàbùrù ma'anáhù kí ẹ̀dẹ́ pọ̀lẹ́ ni tí ó mọ̀ ronú sí àwọn ìtumọ̀ in tí ó bá ń kàfihàn nínú Qur'an wà amal bihi wà tún ma ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ wadhhab ila ma lọ sí mọ́ṣálásí li tasma ad-durus an láti lọ gbọ́ àwọn ẹ̀kọ́ tí ó wúlò ní mọ́ṣálásí wọ́n ma ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ níbi ìrọ̀lẹ́ lè ma ṣe tafsir kama ṣàlàyé oríṣiríṣi àwọn nǹkan tó pàtàkì tó pàtàkì ta nídì láti mọ̀ nípa ẹ̀sìn wa ìjókòó ẹyọ kan péré ò tí mọ̀ jókòó tó jù léyìí tí ó tàtàrà bẹ́ẹ̀lá kó nínú ọlọ́wọ́ so kí ní yóò dá èmi ò tí ẹ mọ́ èmi dẹ̀ mọ́ ń ṣe èyí ó Ọlọ́run Ọba subhanahu tí ẹ bá jẹun tó mọ́ ń gúnrí kò níbi ọ̀rọ̀ Ọlọ́run Ọba ẹlòmíì fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run inú máa ń bí ni yóò kà kú ń bẹ́ẹ̀ ni pé wọ́n kí lẹ́ ń sọ bá járe látara bẹ́ẹ̀ yóò ti miss a lot of things tó yẹ kó mọ̀ nínú ẹ̀sìn rẹ̀ àwùjọ wo dẹ̀ kí n ṣe àwùjọ tó ti ń kọ́ wa ní ẹ̀sìn láti kékeré ó láwọn àwùjọ kan láti school bí i sùúdíyà kìtàbù tawhid wọ́n ti ń kọ́ láti ọmọ nursery university yóò mọ̀ kọ́ tawhid yóò mọ̀ kọ́ nípa ìsìn lọ́wọ́ balọ́kọ̀ soso ni àwọ láǹfààní irú bẹ́ẹ̀ kan bẹ tó ti wọnú làákàyè lé àwọn oríṣiríṣi ayé léè tó ṣe kó mọ́ ń gbá bí kíyàn rí wà sí súnnà kíyàn fi fọ́ ẹlòmí wà problem tó nínú láìfẹ́ kò ní problem kankan ideology nìkan ni problem ẹ̀ bó ṣe ń ronú náà ni Islam bọ́ change pé no bíyàn ṣe mọ́ ń rí view ayé ni tó bá ti ní correct view nípa ayé òyìn ti làkó nínú àwọn wàhálà yẹn so wọ́n ni la tadhhab ila cinema ẹ má mà lọ sí cinema nínú oṣù Ramadan kódà ní ìta oṣù Ramadan alòmíwà ibi tán ti lọ mọ́ ń lò dé wọn wọ́n ti mọ̀ síṣẹ́ kalẹ̀ báwọn mọ̀ kó jọ kalẹ̀ tó wá ti dé wọn Ramadan wọ́n lọ mọ̀ búkù sinimá ni tó wá lọ jùkú síbẹ̀ wọ́n mọ̀ wo láti àárọ̀ dalẹ́ wọ́n ti wo tán wọ́n tó bọ́ game wọ́n tó padà síbi eré orí ìtàgé tí wọ́n ń wó gbogbo láti fi gbé kó lọ́kàn wọn kan gbáwẹ̀ kọ́mọ̀dé bá mọ̀ pàwọn gbáwẹ̀ ìgbà tó wà kèkí ń ṣe ibẹ̀ wallahi ló yẹ kí ẹ máa lọ àbí kí ẹ fọ́mù mini cinema sínú lẹ́yìn kí ẹ náà kó fíìmù jọ bá mú àwọn korean film ó gánlẹ̀ gẹ̀lẹ̀ tì báyìí àwọn fíìmù part 1 part 2 part 3 part 4 ọ̀tí ẹ̀rà ogbẹ̀ ti wà ń lẹ̀ báyìí kàkàkẹ́ ra ma fi koran ká ma fi gbáwẹ̀ Ramadan fíìmù la fi gbáwẹ̀ Ramadan eh kọ́lọ́mọ́sánú wafa wala tandur ila tilfaz wa dish bó sọ́ra gbogbo à ń kó tv sórí à ń kó dí gbogbo dish ẹsẹ́ lọ bá ń subscribe sí gotv mi ẹsẹ́ bá ń ṣe kíníkan dstv ìgbàwo startime kíníkan gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣò ń bikini ìwọ́n náà wo àwọn nǹkan tí wọ́n ń ṣò ń bẹ àwọn nǹkan tí ò dá ní náà tí wọ́n náà bá wò dáadáa àwọn nǹkan tí ò dá àwọn nǹkan míì tó ṣe pé wọ́gan ọ́ ní lásọ fọmọ pé ọya lọ bí wọ́n kitchen ọ̀fẹ́ kọ́ mẹ́gán wò ah, kí náà ń ṣò lọ́wọ́ yìí ohun tó lọ́rùn kí ní ẹ̀dẹ̀ ń burú sí lójoojúmọ́ ni a ní níbi àwọn common kíní cartoon táwọn mọ́ ń wò ẹ̀ ní kúlédíọ̀n àbí kíná ń pè ẹ̀ wallahi wọ́n sí lgbtq àwọn òbí ó sì mọ̀ ọmọ mi ti mọ̀ àwọn slangs lgbtq kò ì ju 8 years lọ ó ti mọ̀ gbà àwọn lgbtq lọ́dọ̀ lgbtq wọ́n kí 1 plus 1 kí lẹ́sùn tí ọmọ yóò ní 2 ara ọ̀tọ̀ ní tó jẹ́ lọ́dọ̀ àwọn lgbtq ben 3 times 3 tàbí 3 times 3 kí ni tàbí 9 ó sì wọ́n lè ní gender equality ni kìní kan wọ́n àti bí ẹ̀bẹ̀rẹ̀ àwọn hat àtàwọn colors àwọn cartoon oríṣiríṣi kódà wọ́n ń ṣe àwọn cartoon wọ́n ṣe cartoon kan láwọn ọgbà kan tí ìpẹ́ sẹ́yìn wọ́n fi wọ́n ṣe cartoon yẹn inú nẹ́nẹ́ ti cartoon yẹn cartoon ọmọdé ni o wọ́n jẹ́ káwọn mẹ́mọ́ rí pé kò sí tó ṣe kíyàn wọ́n guys yẹn wà nù náà so iná dùn ah mi níta mọ́ ń gbọ́ lẹ́nu àfá mọ́sílásí ni pé èyí náà mọ́ wọ́ná o mọ́ wọ́ná o àṣẹ náà lọ́fá nítorí inú kàtún inú náà ti ṣútẹ̀ ṣàǹgáìsẹ̀ wọ́n gbádùn náà wọ́n beautify iná ẹmọ kíṣẹ́ ìtọ́nù bá wọn mọ́ kéèkèé beautify iná sẹ́mọ́ tó fi ń ṣe bẹ́ẹ̀ ni tán bá gbọ́wà sí kẹ pé eh tọ́lọ̀n sọ ní kòránì pé wattaqun nar eh ẹ̀yìn yẹ bẹ̀rù náà o wọ́n ni ọ̀ <laughs> ilẹ̀ àfá yóò mọ̀ nǹkan ti wọn àwọn ayé john làwọn àfá yìí àwọn olden days àwọn barbaric

ọ̀tọ̀ ní ọ̀nìpa bẹ́ẹ̀ṣẹ́ ń gbóhùn yóò dá ẹ̀ṣẹ̀ ní bẹ́ẹ̀ṣẹ́ ń wo ìwòkúwò yóò dá ẹ̀hún obìnrin olóbìnrin ẹ̀ṣẹ̀ ní ilé ìwọ́n tí wọ́n ń gbé kò ní marhala ẹ̀ṣẹ̀ kẹ́kí bí ni èyàn sì jẹ́ mùsùlùmí ọkàn ń ṣe lọ́hun yóò padà kú ọmọbẹ̀ tó bá sùn tí bá ń gbọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀bá lójoojúmọ́ yóò padà but ṣe ìtọ́nù wa rí pé ó mọ̀ pé padà fi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ ó fẹ́ kan wá fi ẹbọ sí àti kúfùrù ó gba àwọn kíní kàtún tẹ́ ń fọ́ ọmọ wò kíníkà kíníkà yẹn kúfù ní bá magic ni náà kíní kan fairy tales kíní kan ó pọ̀ ẹ̀yìn Harry Potter kíní kan cartoon ti ẹni specifically tó ráwọn bàbá mi in táwọn ṣe ni pé ọmọ yìí tí ń sunkún agbé tábù fún báyìí ẹba ó ti ní cartoon tọmọ bá play kó mọ̀ rí bà sunkún ẹ̀yìn gbé kò rání fún kó mọ̀ ká ẹwọ ma ma sunkún mo ti travel rí láti ibi abi mímọ̀ bí ó kò sí lọ rẹ̀ àbí ibi Abuja ọlọ́kọjá ọmọ yẹn wo cartoon tó rà òtù ni yàtọ̀ sí pé wọ́n fi kí ní ẹ̀ dọ́mbù láàkáyà wọn ma mo sọ kíníkẹ̀ tó bá bí wọn méjì fi ṣe practical ma ní wà láàfà yìí pọ̀ kà fi ṣe practical mọ́ fún kàǹkà tún wò mọ́ fún kàǹkà tún wò ní ẹ̀ mọ́ fún kàǹkà tún wò mọ́ play Quran fún ti ẹ̀ wà ma benten ki spiderman ti ẹ̀dẹ́ ẹlòmí ẹ̀ pé dìsìn báyìí àgbàlagbà mí sí òbí spiderman ni wà save Nigeria because olo save àgbàtà America fẹ́ bàjẹ́ báyìí spiderman kan fòdé ní wúwí ah subhanallah àbíbò mi eh àwọn benten yẹ O kẹta kí ní kama bí pa boom eh gbogbo Nigeria kan dání báwọn yẹn ṣe orí ní ẹ̀nà ẹlòmí ọpọlọ anime anime àgbàlagbàfà wọ́lá a ní dè ní èmi ò mọ́ kí ní fíìmù anime but ẹ mọ̀ pé mi ìtúnmọ̀ náà tó ti bẹ́ èyàn mọ̀ lórí àhán dada bí kí ẹwọ mọ́tò ń gbà mí ó tẹ̀ túgbà tí ẹ̀ ṣe wà ń sún táwọn àgbàlagbà máa sọ̀rọ̀ ìmọ̀ bí ẹ̀kẹ́ tó serious gan náà sọ ní kíní kíní a níbẹ̀ẹ́ ara kíní kan lọ́wọ́ win kíní kan ah well ìmọ̀ bí masala kan tó mature tèmi ò mọ́ ń parẹ̀ ní gbẹ̀mùkọ̀dá ń ah, anime kàtún àwọn àgbàlagbà mọ́ náà ń pè bẹ́fà ẹgbàmí mo mọ́ àwọn tó jùyàn lọ tó ma ń dìbètì anime yìí ṣẹ́tìlì báyìí àwọn leaders of tomorrow ni ẹ̀wọ̀ tó ma ti wá wo anime tán tán ti fa anime tán àwọn náà wáyé sí wọ́n sọ pé bàbá Tinubu yóò rí Nàìjíríà tó jàre ṣe pẹ̀lú ọpọlọ bèbí yìí náà lọ́fẹ́ fi tó Nàìjíríà lẹ́fì pàwọn generation stand nínú ìsìn àwọn Indomie generation generation àwọn ọmọ tí wọ́n ò gbọ́n àwọn ọmọ tí wọ́n kàn wọ́n pọ̀ ọ̀nà gbogbo ẹ̀yìn náà ń rí wọn náà ọmọ yóò mọ́ nǹkan because ní tẹ́ fi tọ́wọ́n dàgbà ò dáa tẹlifíṣàn náà gbúdàgbà ibi ẹ̀kọ́ tẹlifíṣàn náà ti kọ́ wọn ò kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run bá wọn ò kọ́ nínú ìgbésí ayé ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ sún sọ pé mùsùlùmí làwọn alọ́mọ̀ mí wallahi uksin billah ṣe bí yẹn lọ skú yìí lọ́rin mú jáde wallahi ọdún mẹ́rin ọmọ mi ò forí kan lè are you a Muslim ah, ìjọ tẹ bá fọ́tọ́ bá pẹ́ ọmọ mi lẹ́gbẹ̀ẹ́ muslim lele ah, ẹmọ wọ́n dàgbà so muslim lele báyìí kò sí islam kankan lára àwọn ẹmọ kò sẹ́kù àwọn ìbọn ti ṣiṣẹ́ ló jẹ́ kẹtàwọn ìbọn bá ń ṣiṣẹ́ àwọn kìfì tánà ṣiṣẹ́ àwọn sẹ́mú àtàbá ń ké ní ìsẹ́ lómi because àwọn pé iṣẹ́ yẹ kì í next generation náà ń ọ̀rọ̀ LGBTQ àti sọ́sọ́sọ́ ọ̀rọ̀ kọkùnrin máa fẹ́ ọkùnrin kóbìnrin máa fẹ́ obìnrin wọ́n ti ń gbà súlẹ̀ àwọn ọmọ tẹbánikẹ̀ wo gay àti lesbian o náà ń pọ̀ sí nísìn àwọn àwọn àwọn ọkùnrin tán ma ń cross dress àwọn náà ti ń pọ̀ nísìn tàbí ń cross dressing àbí ọkùnrin lóòbá bí obìnrin yóò ṣe mọ́ mọ́ra bí obìnrin yóò ṣe mọ́ mọ́ra ọkùnrin sí ni àwọn dẹ̀ láwọn role model àwọn mayín òun láwọn mayín lọ ń wò lórí youtube òun náà wò lórí dish òun náà wò lórí startime òun náà wò lórí gbà àwọn dstv sí àwọn ọmọ yẹn ni wọ́n ń gba owó àwọn ọmọ yẹn ni wọ́n ń make ẹ̀ e, ni wọ́n ń blow lọ ẹ wo ọmọ kan tó wá nàìjíríà ń jóni tí ma ń rìn káàkiri yẹn iṣẹ́ olọ́mọ yìí ń ṣe ní kàmọ́ ń káàkiri náà ni àwọn yíò fẹ́ràn kọmọ tẹ̀lé àwọn tàfi hát gbogbo àwọn ọ̀dọ́ gba àwọn ọmọ kéèkéé gba àwọn ọmọ yìí tí wọ́n tún ju gbẹgbẹ́ ẹ̀nà látàwọn kéèkéé gbogbo náà mọ̀ ń pa gáyì àmọ́ wọn mọ̀ ń kápa nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọn mọ̀ ń kápa Abubakar àti Umar àwọn tọ́mọ YouTube kan bá dé àbọ́mọ TikTok kan bá dé wọ́n ní yẹ́lẹ́yà followers lórí TikTok àti lórí YouTube ẹlòmí ìjọ ti youtube àti tiktok bá down tó bá wó ìjọ ẹlẹ́mọ̀ pé kò jámọ̀ kankan ẹmọ̀ pé ó wà táfíà èjì dẹn ìntàmọ̀ yínà aspire láti dì ní ẹ tàbí mọ̀ mí kí lọ fẹ́ dì in the future mo fẹ́ di owó àwọn mo i want to become a tiktoker ṣe máa ṣùgbọ́n tẹ́tí tiktok yẹn àbí òpó onímọ̀ nífà foolishness nífà lọ́wọ́ kí ẹ mọ́ sí mo fẹ́ di youtuber mama mama stream káàkiri mama lọ káàkiri mama wà lórí live stream so mama lọ káàkiri mama rìn kí ma kàn mọ́ video. fídíò òtítẹ́ wọ́n gba ìyáláyàwó ẹ̀lmí ò ní kí lọ fẹ́ di gamer mo fẹ́ di gamer ma kàn mọ́ gbá game ni ayún náà tún gba ìyáláyàwó àwọn ọmọ ọkọ̀ àwọn owó síbi àwọn kíní tó kí wọ́n fi gba làákàyè kalẹ̀ at the end of the day nǹkan mọ̀ dàrú nùlú nínú ọ̀rọ̀ ayé nínú ọ̀rọ̀ ẹ̀sìn kò ní sí solution fún anything mọ́ because àwọn tó yẹ kí wọ́n ní solution fún kò ní ìsìn báyìí àwọn ọmọ wo ni wọ́n dàgbà tí wọ́n perfect tí wọ́n àtkọ́nà àtàwọn fùnúnù ayé bí i engineering works àwọn damanisi bọ́lọ́ ti rí youtube wọ́n wọ́n lọ tiktok tí wọ́n ní facebook lọ síbẹ̀ ẹjọ́ please help me follow please please please follow and share please báwọn mọ́ sí ń bẹ̀bẹ̀ káàkiri lórí tiktok ní ẹ ẹjọ́ bá mi share ẹjọ́ ẹjọ́ bẹ́bá ṣe ń wọlé ẹjọ́ ẹ má bá mi share ẹjọ́ kí ló ń ṣe prank kí ló ń ṣe skit gbogbo àwọn kata intatun abá ọnà Ramadan náà tún ní ẹ̀rù ọmọ ń báyẹ̀ pé ẹlòmí mọ̀ pé Ramadan ó ní hormon yóò tún fi Ramadan yẹ ṣe skit in tí ma ń dùn èmì yìí tẹ́wù jẹ́ ń bèèmí sí jù gbé tẹ́bà sọ fáwọn tẹ́ ṣe skit má tọ́ọ̀ṣẹ̀ sí yóò tún fi Ramadan skit báyìí ó lè ṣe skiti pé àwọn wá bẹ̀rẹ̀ wọ́n fò lóúnjẹ ohun àwọn ìpàwẹ̀ ti bẹ̀rẹ̀ kìníkà kìníkà ìgbàwo ó ti kó ní Islam tó bá lè ṣe skiti ìwọ́n tó bá wò tó bá fẹ́yìn ìwọ́n náà kó ní Islam tẹ̀lé ọ̀rọ̀ yìí ń sọ̀rọ̀ eré Islam ń sọ̀rọ̀ eré kò séré kò sáwẹ̀wá kódà wọn tó bá mú ẹ̀sìn láwẹ̀wá Ọlọ́run ni ẹ gbọ́dọ̀ ọlọ́run ni mo pẹ̀lú tẹjọ́ lùgbàgbò òdodo àwọn tí wọ́n mú ẹ̀sìn yìí ní eré àtàwẹ́wà ẹ gbọ́dọ̀ bá wọn sí ìwé ẹ gbọ́dọ̀ mú ọlọ́rẹ̀ mina alladhina utul kitaba min qablikum wal kuffara awliya àwọn nínú àta fún tíra síwájú yìí ni tí wọ́n mú ẹ̀sìn yìí léré àbáwọn kuffar àwọn tí wọ́n kí ń ṣe mùsùlùmí tí wọ́n fi ẹ̀sìn yìí ṣe èyẹ ẹ gbọ́dọ̀ mú wọn ní ọ̀rẹ́ ká tó aṣọ tó wá ní mùsùlùmí lóhun tó náà mú ẹ̀sìn islam rẹ̀ aljanna lélẹ́ àti iná ẹjá sọ́ra má bẹ̀ anybody wo skit má bẹ̀ anybody support ẹ̀ má bẹ̀ anybody share tẹ́nibody bá bá wọn share kí ní ẹmọ ara ọkọ̀gbọ́n lọ wá síse èyí tí ó lọ kọ́ painter olọ́kọ̀ èyí tí ó lọ kọ́ pop èyí tí ó lọ kọ́ bricklayer yóò lọ èyí tí ó lọ kọ́ engineer tí ó lọ kọ́ weather tí ó lọ kọ́ gbogbo gidi tí ẹ̀ lè ṣe ní sàmọ́ ìwádẹ́ tó ń aspire pé òun náà fẹ́ mọ́ ṣeré ni òun fẹ́ mọ́ jó tiktok ní because ẹ̀yìn tí ìyà rẹ̀ ń ṣe náà nìyẹn ìmí ọkọ àtìyàwó náà tiktok àwọn ọkọ àti àwómìnà ń wọ́n lólé àwọn náà tí ó báwò láwọn ló ṣe máa ṣe program lórí tiktok táwọn ló máa ṣe ẹ̀yìn content ṣe bí gá ìkànnì ọkọ àti àwó ni wọ́n ti now ah ẹ máa followers ní ni wọ́n 10 million followers ah so fẹ́ million followers yẹn owó ni so jí káà náà máa ṣe set video sí ní ẹ máa skit wọ́n live nulé wọn wọ́n máa gbé síta wọ́n wà ní ọ̀pọ̀lọpọ̀ náà yóò tún wá mọ̀ pé gbogbo pé ẹ̀yìn problem a ní problem inú family ẹ ti ṣí ara yín sí àwọn jìn àwọn àwòrán tẹ̀ ń yí àtẹ́ ń gbé sórí afẹ́fẹ́ yẹn ẹ madúrà tó ní access ẹlòmí ń bẹ ṣe bí ọmọ ń ka kúlù huwa Allahu ahad àbí Allahu samad àbí kúlù a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri naffathati fil 'uqad wa min sharri hasidin idha hasad kí ni wọ́n pè wa min sharri hasidin idha hasad hasid ó ní àwọn olùmí ní ojú hasad ojú burúkú wallahi tán bá rí nǹkan tó dáa tán bá fojú wo báyìí kí ní ò dẹ̀ bàjẹ́ tán bá rí bí ẹni yìí tán bá fojú burúkú wò kí ní ẹ̀dẹ̀ léwó tẹ́ni ẹni ò bá kúnlẹ̀ tó mọ́ ń ṣe àtkár tẹ́ni ò kúnlẹ̀ tó mọ́ ń ṣe rántí Ọlọ́run tí ma fi ń wá ìsọ́ ọ̀dọ̀ Ọlọ́run kò níbi yìí ṣe bí òun lọ́lọ́ fi ní ká ma wá ìsọ́ òun kò níbi ojú àwọn wóníwóní ìwọ wá gbé ààrẹ sí gbogbo ayé gbé fídíò àwọn ọmọ ẹlòmí tó káwọn ọmọ ó fa ọmọ náà ṣe content kó gbọ́n sórí YouTube kó gbọ́n sórí kínáǹgbè àmọ́ yẹn wá ń ṣe bálabàlá wọ́n ń ṣe gánagànà ẹ̀ má dúró ojú burúkú tó wò ní ojú tó bá wòyàn bá pa ah, ọmọ yìí ṣe wá fàìn báyìí lásán tó bá lò tó bá lè wó báyìí tọmọ yóò dẹ̀ olùbẹ̀ sí máa ní àìsàn kan olùbẹ̀ sí máa develop àwọn àìsàn oríṣiríṣi wọ́lá yìí máa ń pìsà family yẹn gbogbo ìbólọ́ ti rẹ́kọ̀ọ́ rẹ̀kọ́ islam wọ́n ti lé yín kò ní mọ́ṣálásí wọ́n ti lé yín sọ́wọ́ ṣe ìtọ́nù eh ọlọ́run dákun wa so ní ẹwà sọ́ra gbogbo àwọn àwọn díṣì ní kínáǹkì lè allah tó ṣáàdì máa yíò sídò akhlaq gbogbo àwọn kíní àwọn tí ma ń ba akhlaq jẹ́ moral kò sí moral standard mọ́ láwùjọ moral ti bàjẹ́ gbogbo kíní ma ń ba moral kínáǹkì jẹ́ ni wọ̀yẹ̀tànáfà máa síyàm kíní ẹ̀dẹ̀ takọ àwẹ̀ gbígbà o lè máa gbàwẹ̀ kó tún máa wo díṣì yẹn wò ọmọ kanu méjì ni sọfẹ́ máa wo díṣì àbọ́fẹ́ máa gbàwẹ̀ sọfẹ́ máa wò àwọn kíláǹgbé tiktok àbọ́fẹ́ máa gbàwẹ̀ o lè máa ṣe lè kó tún máa ṣe lè náà àwọ̀rẹ́ bàjẹ́ dànù nìyẹn ẹlẹ́kàrún la tusrif fi at-ta'ami wash-sharabi hina al-iftar ẹ má máa fi oúnjẹ ṣòfò mọ́ ẹ má máa jàjẹ jù ní táìmù ìṣínú bí a ogúnjẹ tí ń jẹ látara rẹ̀ máa fẹ́ jẹ pọ̀ lọ́nbì náà ṣùgbọ́n jẹun láàárọ̀ tẹ́lẹ̀ náà ọ̀sì jẹ sahur oúnjẹ ọ̀sán nìkan náà lọ pàtì bẹ́ẹ̀ni abẹ́ẹ̀kọ́ ọ sì tún jẹ ìfitọ́ kí ló tọ́wà ń jẹun jù dé pé èyàn ẹlòmí ò jẹun jù kò lè wá kí tàrọ̀wé muktesid náà ni oúnjẹ díẹ̀ ti tó yẹ oúnjẹ díẹ̀ kó lẹ̀ lómi láti ọra jẹ déètì lẹ́yìn kí má ti gbé kókó àti eh, eh, ọ̀lẹ̀ fún báyìí ó jẹ tánu jẹ iyán yóò tún jẹ ẹ̀bà tún fi àmàlá sínú ni àyàn fi ń sí o ah ní bá gbámọ́lá ẹ̀kọ́ mi ní kí mọ́ mú ẹ̀kọ́ ní kíni dékẹ́ ẹ̀lú ìpàá kíni ẹ̀kọ́ oúnjẹ aláàrẹ gbámọ́lá dúdú tó ṣe àtẹ́wé dú ẹlẹ́kùn ah, ẹ̀sì lórí ara báyìí wá tí wá jẹ́tẹ́ yóò wá gagilete yóò wá só mix ìyán àtẹ̀bà kí ẹ bá ń lọ́pọ̀ mọ́ra kíkùn mísà lè bà lè náà ni tó bá tún ti gbé orun lẹ́yìn èyàn kò tún ní kí súgbé e o yóò kù dìbì tù gbọ́n ó jẹ́ bá yóò mọ̀ sálọ́bíṣẹ́ kò tún kí náà asìrì náà kò ní kí mọ́gíbù náà yóò wà rìpítì ẹ̀bẹ́ náà in rìpítì sáíkù ìfẹ́bípanú àti ìbíẹ̀sì jùúlẹ̀ ìdí ni wípé ibi tí mo ti ń ṣiṣẹ́ ó yẹ kẹ́ ti mọ́ ẹ̀pọ̀ tẹ́jẹ́ mùsùlùmí bẹ̀ ẹlùmí ni à sẹ́mọ̀ iṣẹ́ wa no gbogbo tẹ́jẹ́ mùsùlùmí bẹ̀ tẹ́bá takú wà lẹ́wọ̀n fún iláyé ọlọ́run èyàn ti wà láwọn àyíká yíó tó kí wọ́n ìkíngbà kí ẹ jáde kún bẹ̀ wà lẹ́yìn mọ́ jáde èyí mọ́ bẹ́ẹ̀ ṣe o èmi sì nìkan kọ́ àátajẹ́ mùsùlùmí à táìmù mú lélé iṣẹ́ akọjọ fàáfàáfà irọ́ kọ́nà tí ẹ̀jẹ́ student ọwẹ́ well èyàn náà ti mọ̀ gbà tí ìyímọ̀ kí táìmù lecture yìí bí ẹ lọ fi sí bí i 12 to 3 tẹ́mù zúrú wà mẹ́ láyé èmi rárá nǹkan tí wá padà pàrí ma padà lọ́mọ kí ń ẹ̀ẹ́ so ilé yóò dé òkú sí drop fún tọ́lọ́ọ̀bá tọ́lọ́ọ̀bá sí drop fẹ́lé láyé wọ́n náà sọ àjòkó sí tó pé kí ló where are you coming from i'm coming from the masjid ẹ̀rọ tẹ́lómi ó sọ ni ìwọ ẹ̀yìn eh, Are you the only Muslim here? And you, you people be doing as if you fear God. As if you are a saint. I don't know your problem. Ó tún lè sáré gbé mẹ́kà kalẹ̀ kó sáré lálà sí Islam lọ. Àwọn Mùsùlùmí ni ó sì máa dùn. Pé that is it. Inú máa ń sọ, wọ́n láwọn fáyẹ̀ tí máa ń pọ̀ jù. Ṣáwàtà jùkú sáwà náà mọ́ta ń ṣe ni. Ẹ mọ́ta ń ṣe o. Ẹ mọ́ o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lọ́sọ̀ o. Ọ̀rọ̀ gidi lọ́sọ̀ yẹn. Ẹ mọ́ta ń ṣe. Tẹ́bẹ́ mọ́ta ń ṣe ẹ ní jòkó nígbàtí wọ́n ń pè yín pé hayya ala salah hayya ala falah ẹ wá sóríire tó bá wá parí skún wọ́n wà lọ sóríire sọ ma dúró oríire tàti pé ọkọ̀ wá sínú skútọ̀ lọ kọ́n gbọ́ pé hayya ala salah hayya ala falah ọlọ́bá ń pè ọkọ̀ wá a parí ta ó jẹ́ síṣẹ́ Nàìjíríà jẹ́ rẹ̀ a kà parí skún náà a wá síwá

sí ibá yẹn àbí àmọ́ ò sí náà hayya ala salah ọ̀dáhùn hayya ala falah ọ̀lọ́ a ni ẹ̀tọ́ bá dé lọ́lọ́mọ kípọ̀ ìwọ̀n àkípọ̀ ní jọlọ́n lójú ìmọ̀bítà yẹn ti ráwọn sọkúsọ yẹn ìwọ̀n àkípọ̀ ní jọlọ́n lójú kódà àwọn ọmọ láàrin ẹ̀yẹn gẹ́ tẹ́ bá ń kíra yí gẹ́ kí má kí láàárọ̀ kí má kí náà kí má kí náà lẹ́kí ní dádì ẹ káàárọ̀ wọ́n ti bọ̀ wá bí àdá kan sí wo tó rí pa like say ọgbà so kí lọ ń sọ no ìkíkí àárọ̀ kíkí ọ̀sán kíkí alẹ́ ẹ̀mú kí yí báyìí so ẹ káàrọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ kú kìnìkan ẹ kú kìnìkan ẹ kú lé ẹ káàbọ̀ ẹ kú lédè ẹ kú ẹ kú oorun yóò fi pé sẹ́ni ń fi láàkà ìmí sí rí gbígbófíyàn sí ẹ̀yẹ́ ni ẹ̀nà what do you mean so orí mi láàárọ̀ ẹni so rí lọ́sàn ni mo rí yìn mo ò bá kí n kí n pọ̀ ní ó jọyín lójú kó lè bá kó jọyín lójú pé kíkì pọ̀ wallahi láàrin ọmọ nẹ́bí adama a kàkún èébú ìfiniṣẹ́ ẹ̀yẹ àti ìfìlàkà yẹ̀sírí walillahi Yorùbá láti ń pè ní ká kírun nínú lágbà ìjọsìn fún Ọlọ́run ọba ni kí n pa lọ́n kí Ọlọ́run kí kó àbọ̀ káàrọ̀ kú rọ̀lẹ́wù Yorùbá ní lo kí ẹ́ but reality ni wípé ìrun kíkí yẹn ọwá ń jẹun pọ̀ lálẹ́ ọwá ní bí ó sì jọ Ọlọ́run lójúnù tiger bat nẹ́kù sínú làkáyè bóòdì yóò ṣe mọ́ ronú irú ronú kírò ní ẹ̀ àwọn táà lè gbà adẹ̀mọ́ fi lọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó gba wọn wá ká máa jẹun pọ̀ dákùn kì gbé jùlẹ̀ máa kí mú lójú ní táìmù tó bá yẹ kíyà kí kí ń jẹ máa kí mọ́ṣálásí alhamdulillah yíò wà bí pé wà láìfì yóò dẹ̀bẹ̀rẹ̀ sí máa kíǹjì bóyá láìfì tó ń dẹ̀rùn yẹn àìmọ́ sí lọ́wọ́ ọba ni wọ́n bẹ̀rẹ̀ feel happy ó máa feel ah píkílò tí bò tẹ́lẹ̀ wọ́n mind ma ń feel restricted ọkàn mi ma ń fún pínpín bẹ́ẹ̀ ni tọ́wàjọ̀ sí mọ́sí lọ́ọ̀bá so tó wá sí wájú ọlọ́ọ̀bá sí bọ́ ọlọ́ọ̀bá ló dá mi kó gbọ́ wáyé ìṣòro síwájú ọlọ́ọ̀bá tọ́ ọlọ́m nǹkan báyìí ni lórí sujúd dúó lórí sujúd pé ọlọ́ọ̀bá tí ìmọ̀mù tó ń kí ilẹ̀ ẹ̀bá fast tọwá tí kí ìtàn tí náfílà lórí sujúd náfílà wá jòkó ọ̀bá ló wá náwà bí náfílà ìwọ́lọ́ ní kò sí tó kàwàá wọ́n dó sórí sùjúd wọ́n mọ́ sún ẹkún síwájú ọlọ́ọ̀bá pẹ́ ọlọ́ọ̀bá àwọn nǹkan báyìí ní ń ṣe mí àwọn nǹkan báyìí ní ń ṣe mí àwọn nǹkan báyìí ní ń ṣe mí Ọlọ́run dákun kó mi yọ Ọlọ́run dákun ṣàánú mi kọ́ sí lágbá lójú àdúgbò bá gbọ́ lágbá wọlé sí lédè tó bá wù lórí sọ́lá bẹ́ẹ̀ ni ọkàn nípa gbó síta ah, lórí sùjúd ó wà bẹ́ẹ̀ sí ni mo rí pé à ah, kí ló dé mo kẹ̀bẹ̀ sí ni mo rí ìrọ̀rùn nínú láìfì mi ẹni ẹ̀ tó bá wà jẹ́ kó mọ yáwìn ẹ dákun àsìkò mú ti tó kí á mùsùlùmí tó wà ń bẹ̀ ah, bàbá kíní ẹ dákun ẹjá lọ kírun pa ara àsìkò mú ti tó ẹjá lọ kí bá ẹ dákun táwọn yóò kò bá dáhùn ẹnu àwọn bá tó bá dáhùn ẹ lọ ẹmọ pẹ̀ àwọn ìyàbáyẹ̀ náà tó ọkọ̀dà ah, around the time sọ́lá ní wọ́n ní wá tó bá ti jásìkò ohun àwọn mùsùlùmí ò ní wá o wọ́n lọ kírun wọn àwọn nǹkan tá ń consume lójoojúmọ́ wọ́n ti ń gba ẹ̀sìn lára wa ààdẹ fúra ìjẹ́ mùsùlùmí yẹ ó kọ nìkan ló kàn kú lára ẹlòmí wọ́n ti ń gba kí ní ẹ̀ kò mọ̀ pún ti ń kó mùsùlùmí kọlọ ma gba ẹ̀sìn lára wa so fatidọ́ yìí rufa ìdàta sọm wàtù sí ìlà sọhatik mọ́ lọ jẹun jù torí ìjẹun jù gan ó mọ́ ń bà láfíà jẹ́ dé pé nínú àwọn nǹkan tó ma fà lómi níbi sí àgbé ọpẹ́ ìkẹ́nà àfẹ́sìn Sheikh Al-Albani rahimahullah wọ́n wọ́n pèsè àrífà wọn ní hospital pé káà mọ́jẹ̀ fún 30 days wọ́n kà mọ́ mọ́mìnàn mọ́jẹ̀ wọn rẹ̀ wọ́n láwọn fíl àláfíà tó ní agbára 30 days bí a 30 or 40 40 ni àbí kì ń sáwẹ̀ funfun o ẹ́ àbáwẹ̀ biribiri èyí ò kọ́ o ipe like health-wise ni ipe ẹkà mọ́ jẹun ẹkà mọ́ mú mi nìkan wọ́n náà tíráyẹ̀ rẹ̀ o ẹ́ gbìyànjú ẹ̀wò àmẹ́lòmí gluten ni àbíkí náà ń pè tí fún lọ rẹ ní ìfún ó mọ̀ ìfún ló ti fẹ̀ kalẹ̀ báyìí pé ẹ̀dá oúnjẹ sí mi ìyẹn lè ṣe ara ọkọlọ́kọ́ bẹ̀ pẹ̀lú one day kò ní ìdùkọ jẹun wọ́n jẹun náà ó fìlà láfíà ààrí ó túká ẹ̀kùnkọ́ tọ́bà jẹun náà jẹ oúnjẹ gidi àwọn jẹkújẹ mọ́ kó jẹkújẹ sí inú kan ara rẹ̀ oúnjẹ gidi mọ̀ pé ara táwọn wòye ń kọ́wọ́ àmánà má jẹjẹ kújẹ tó padà wá kó bá láàfíà rẹ padà lọ ní diabetes padà lọ ní cancer wọ́n látara kíni wọ́n láwọn kẹtẹ́ ń jẹ ìntẹ́ǹjẹ àwọn ìntẹ́ǹjẹ yẹn ló ń dáwà alálẹ̀ sára yín wúrú àwọn kan jíjẹ bẹ́ẹ̀ àbáwọn kan mímú bẹ́ẹ̀ kíyàn sọ́ra fún akthir mina sọ́dakọ́ti alálàkọ́ ríbi wal muhtajin wọ́n ni wá pọ̀lẹ̀ tí ó mọ̀ ṣe sọ́dakọ́ nínú Ramadan ọmọ kúlà bídò káàkiri ni táìmù ìsinú báyìí àwọn tó bá wà stranded ah ẹni yóò stranded ibi kan kí ni mo lè ṣe sọ́dá wọ́n fẹ́ gbé ẹrù síbi kan ni bá wọn gbé ẹrù kódà tí ẹ ma ń jáde kódà kìí sínú àwẹ̀ mùsùlùmí ma ń jáde ní jáde pé tọ́ Ànábì sallallahu alaihi wasallam kullu sulama ah, eh, kínàkì minal insan alayhi sọ́dákọ̀ gbogbo egun gbogbo egun wa gbogbo ẹ̀lú ní sọ́dákọ̀ tí ó ṣe kulla yawmin Ànábì ní gbogbo ọjọ́ tó bá ń jáde tó bá ń parí ìjà láàrin àwọn èèyàn sọ́dákọ̀ ni mo kàn yẹ́bùkẹ́ ah no no no ẹmọ́ jẹ́ ẹdú no no kí ló ṣẹlẹ̀ kọ́dà bá ń bẹ̀bẹ̀ ẹwọ ẹmọ́ bínú ẹwọ mo paríjà nínú ẹni pé wọ̀tù inú rọ́jùlá aládàbàtí fatahmiluhu aliyya aw tadfa'ulahu aliyha mata'ahu sadaqa ẹni ká fẹ́ gbé nǹkan sínú mọ́tò ó fẹ́ gbé nǹkan sórí ọ̀kadà ó fẹ́ gbé nǹkan gun ẹṣin ó fẹ́ gbé nǹkan ẹrù pọ̀ mọ́tò ẹnìkan bàjẹ́ sórí títì kò ní ìdíkọ́ ọmọ ẹni ẹ̀rí wọ́n lè park sẹ́gbẹ̀ẹ́ mọ́tò ẹni bàjẹ́ àbí ẹmọ́ ọ̀rẹ́ wọn park sẹ́gbẹ̀ẹ́ àwọn ìtẹ́jọ àwọn ẹjẹ́ lọ bá wọn ti wàláhì tí islam kọwà ní ìtànàbí sọ ní sallallahu alaihi wasallam ẹni wà stranded níbì kan ẹ̀sùn mẹ́ni ẹ̀ akílò ah, ṣẹlẹ̀ sà ṣe bá tí ní ó yáyá ẹ̀mà yọ bá tí mọ́tò mi fún ọyá ẹja fi tẹ́sì ẹ̀ àìkà ah, báyìí ní èyà akílò lè ṣe o á bí àìkà báyìí ni ẹ̀tì ìjọba kaba yìí ti sẹ́gbẹ́ kaba yìí kíní kan bẹ lórí títì tó lè ba mọ́tò àwọn èèyàn jẹ́ tó lè pa àwọn èèyàn lára gan ẹ̀ yọ́kò lórí ti gbékò lórí títì òkúta tó wà láàrin ọ̀nà yìí eh, ó lè dẹ́jú lẹ́wọ́ ẹ̀dá mọ́tò dúẹ́dúẹ́dúẹ́dú ẹgbókùtà yẹn kò lórí títì àwọn èso nìyí ẹgbà kó lórí títì gbogbo wallahi sọ́dákọ̀ ni èmi ti rẹ́ nìkan tó ń gbé òkúta síbi táwọn kàdé ó gbà kọjá rí ẹ̀nkọ́ àwọn kàdà ọmọ láwọn lè tí wọn ṣíṣẹ́ àwọn títí tí ó bá dá ó sì mọ́ láwọn ìbítà máa ń gbà tí ma ń dán láì ẹ̀yẹ́ sí lọ gbókúta sí rẹ̀ ọmọ ẹnìkà gbé kó mẹ́ ó lè mẹ́ àwọ́lán kò ẹkọ́ gbé síbẹ̀ ọtún gbé síbẹ̀ ọwọ́ wá ṣe ìtọ́n ẹnìkà tún wá gbé kó mẹ́ ní pé gbé kó ẹlòmí yóò jẹ ọ̀gẹ̀dẹ̀ tán mú ti àlélẹ̀ ohun ti àkọ́mọ̀ yóò jẹ ọ̀gẹ̀dẹ̀ ẹgbẹ́ títí ló wà ó yóò ìsọ àkínísà àrin títí ẹlòmí yóò mú kókì tán yóò sọ kísà àrin títí so nonchalant attitude àlébì ni pé kíyàn mọ kíyàn mọ gbogbo tí ó bá pàwọn lára tí ó bá pàwọn lára sọ́dákọ̀ òjò sú àwọn yẹn ti wọ́n fẹ́ dà sójú àgbàrá ẹwọ ẹwọ agbúrú ìjọba ò ṣe ọ̀nà ìjọba ò ṣe kankan intanṣẹ́ ilẹ̀ kọ́lẹ̀ ń bàjẹ́ àwọn lẹ́lọ́rùn tẹ́ ń dà yẹn sẹ́ẹ̀mọ́ tó affect àbí òun náà ni ó padà lọ dá flood lẹ́m̀bì kan náà torí yóò blọ́ọ̀kù ojú ọ̀nà agbára òun yóò bá títì jẹ́ àwọn lẹ́lọ́rùn yẹn kò nílé lọ́mọ́ tó bá padà débì kan kí ni ó máa ṣẹlẹ̀ yóò bá títì jẹ́ ìjọba òsọ̀nà ìjọba òsọ̀nà láìmọ̀ ipé gbogbo àwọn láìlọ́n tẹ́ndà sórí títí yẹn ẹlùmí ojú táyà ńláńlá boom sínú odò yẹn wọ́n kàn lọ yóò kàn lọ dìbì gọ́ta ńlá kan ní omi mọ̀gbó títí tó bá yá tó jùbá tó bá lọ mọ́tò mẹ́ta tírélà kó kọjá mẹ́bá títí ó kàn wù ní yóò dìgbà kí ní ń sàwọn jábá àwòtẹ̀ ní dìbò fún yímá wọn sómi wọn sẹ́nà wọn sọ́nà ìníkà ẹwà ọgọ́ta sí kàkàkiri àdúgbò ó yẹ kó ní kálùkù mójú tó pé ah ìrọ́ bá dúgbò sí nít ìrọ́ ìrọ́ gbogbo lẹ̀ kí ní kọ́ muslim identity ẹlọ dáre sí bẹ́lọ ẹkọ́lẹ̀ ẹkọ́ sójú kan ẹmọ kó sínú báàgì ńláńláńlá kan wọ́n tún wá ń tàwọn láìlọ́nù tó fi ń tààlà ìmẹ́sẹ̀ lọ́lẹ́ ń tà níbẹ̀ èló ni ẹ́ 1000 ó pọ̀ mẹ́ tẹ́mẹ̀ jábáì ó pọ̀ mẹ́ ẹ́ jajajajábáì fà ẹgbẹ́ lálọ́n ní ìsinú ẹgbẹ́ sínú dustbin lákà ilé lẹ́ra un. ó kọjú 1.5 ẹ̀tí lálọ́n black ẹ̀ ti bọnú ẹ̀ ẹ má dalẹ̀ sí tó bá ti kún ẹ só ẹgbẹ́sẹ́gbẹ́ kan títì nílá ní gimú bí ẹ̀sọ́ sínú kíní ẹ̀ àdúgbò gún neat bọ̀tú gbogbo ilé ìtẹ́ ń dà à ń kéèsì kíní kan ilé àwọn ilé kan omi padà wá wọ́bẹ̀ ọmọ kanúká ìjọba ní òṣèkíní ìjọba wọ́n lọ́pọ̀ sọ fún pé ṣe kíkà mọ́ direct criticism sí ìjọba yẹn àwọn aláburú náà máa ń lò láti fi bo aburú tán ṣe wà ilá tó níkàlùkù bá wòrà rẹ̀ oníkàlùkù rí pé gbogbo ala ní impact láti play nínú bí ló ṣe dá jákí pé impact tèmi ni pé àbújọ onídọ̀tí gbogbo ara tèmi yóò mọ̀ nít impact kan wọ́n náà ti ń play yẹn ẹnù kó kàndé nípa ah, mo like Nigeria Nigeria nít whereas individual impact ló ṣòyìn bàbá Tinubu àmà àgbálẹ̀ láwùjọ àbí gọ́ọ̀nà wa kọ́lọ̀ bá ṣe rọ fún gọ́ọ̀nà Abdulrahman àwọn náà wà bí náà bá gbálẹ̀ ìjí ká bèèrè ọlọ́wọ̀ bá náà ẹ òjò tó súnjò ní ìjà last weekend ojú òkàdà àwọn pọ̀jù mo kọjá ń bi títì kan ilẹ̀ tó wà lórí títì yẹn ó ga gìlìtì báyìí àyẹ́ tí ọrọ̀ ilẹ̀ jọba mú síbẹ̀ ojú òkàdà àwọn ọmọ tó bá wọ́pọ̀ náà yóò fọ́lá ìlọ̀ yẹn omi yóò wo ṣọ́pù àwọn ẹlòmí yóò bá ọgbọ̀ ọjà wọn jẹ́ ìwọ tó dalẹ̀ sí títì lánàá tó dalẹ̀ sínú gọ́ta lánàá ó wá jáde lọ́la ó wá ní ha ìjọba wọ́n láwọn ìjọba yìí ha aláburú ni wọ́n kílótàn fi ṣe kíní ah, ah. mẹ́jì ìsẹ́ animal kingdom la ń gbé common ah, simple mathematics tí ó yẹ kó yé everybody lélẹ̀ iná kò ní ìdíkàmọ́ kọ́yà àwọn tó kókó dáa humanity like kí ẹ̀kà jọmi èyàn nífẹ́ mọ́ ṣe pé àkíní yóò lọ tó kí ní yóò lọ́tọ́ ilé ilé tán kọ́ lọ́wọ́ ẹlọ́mọ ìyàgbẹ́ síbẹ̀ ẹlọ́mọ ṣe kí ní ẹlòmí àwọn para ilé tàn bá ti wọ́n kọ̀dá gbé kọ́ ìdàwà ilé tàn bá ti ṣe bẹ́ẹ̀ sí àwọn ní kọ́lé òǹtanu àbẹ́ni kọ́ ìdà tàbí kalẹ̀ ní ẹ̀ wallahi mo ti gbọ́ kí ní ti pẹ́ ni kódà tí pẹ́fẹ́ ẹfà ilẹ̀ kan mọ́ dalẹ̀ síbẹ̀ kan mọ́ ìyàgbẹ́ sí tàn bá ti ṣe bẹ́ẹ̀ sí ilé so láti gílé tán kọlọ́ báyìí lọ defecate síbẹ̀ lọ dalẹ̀ síbẹ̀ lọ ilẹ̀ ó ní ibìkata tí ń sẹ́lá ìpẹ́ tẹ́yàn ilẹ̀ kan ìdọ̀títà kúnbí ilẹ̀ yẹn ah Kwara muslim tààtí ó kọjá tí ò ní kótá mọ́gbà ẹ̀yìn tẹ́ ń kó kí ní púpọ̀ ilẹ̀ ní mọ́tò ilẹ̀ yẹn ẹ lè kójọ ẹ so ẹ gbèsẹ́yìn mọ́tò ẹ́ kódẹ̀ lè fi ṣe community service every òun náà fi ń gbé every eh, last Saturday of the month kalẹ̀ ẹ ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ní dáhùn ẹkùn lọ sáwọn kíni ó wà títí àwọn kíni ẹ̀sùn wọ́n rìn káàkiri gbogbo ní ìsìn ẹ́ lẹ́ẹ̀kọ̀ lọ kún sínú ẹ̀ náà ni wọ́n sì lọ bá yí dánú sí pítàmọ́ ìdíṣòsẹ̀ sí lẹ́yìn ìlú gbogbo àwọn nǹkan common common wa yìí tánà ànábì ní sọ́dákọ̀ ni kíyàn mọ́ mójú tó gbọ́ àwọn nǹkan yẹn sọ́dákọ̀ ni ìtumẹ̀ ní kíyàn mọ́ sí àyídàkejì rẹ̀ aburú ni o ẹja bẹ̀rù Ọlọ́run ẹ̀dákùn ẹja bẹ̀rù Ọlọ́run bílú yóò ṣe dá gbogbo wa náà ní impact láti play a ní role tó ní agbára láti play mẹ́ kí n ṣe sí èyàn kan iṣẹ́ gbogbo aláwùjọ ni so ẹ pọ̀lẹ́ tí ó mọ̀ ṣe sọ́dákọ̀ sọ́dákọ̀ mi ò lówó sọ́dákọ̀ tí ó mọ̀ ṣe kí gbogbo tó bá ti bá tí ó bá pààyàn lára lórí ọ̀nà mi ò mọ̀ yọ́kù sọ́dákọ̀ kanáà kí ní ó pààyàn yẹn lára èmi ó gbọ́n gbogbo lọ́nà tí mi ni wallahi kódà ìmọ̀ sọ láìláì ni ìmọ̀ paríjà láàrin àwọn sọ́dákọ̀ ni ìmọ̀ tó àwùjọ ṣe sọ́dákọ̀ ni so àwọn tó bá jẹ́ àwọn àkọ́rí àwọn family díẹ̀ bá ṣe mọ́ ń sọ ẹbẹ̀ àwọn families yìí wò ẹbẹ̀ àwọn family yìí wò ẹlọ kí wọn ibo náà wà ọ̀yá mo fẹ́ ibo náà mo lọ family mi ni mo lọ kí àwọn tìmì kan bí mo lọ kí ọkù mi kan bí àbúrò arham wà sọ́lì so àwọn tó bá jẹ́ àwọn family ẹbá wọn ẹsùnmọ́ àwọn tó bá jẹ́ kùsù tàbájọ níjà tẹ́lẹ̀ ẹ parí jà kò sí tàfíjà sí kò sí ẹ́ ẹni àmì àtẹni àìjọ dásíra mọ́ kí ni di ìjọ kan wà wá pàtí mọ́tò sẹ́gbẹ̀ kíní wá fi kíní wá fi kọkùdú kíní kò ní di ẹmọ́ mọ́ jàmọ́ ọjà kíkèkí ọmọ ẹ parí ẹ̀ àwọn ìjà tí ò lọ fà ẹ parí ẹ̀ èyí tó wá gbà kán bá yín dá sí ẹ̀pẹ̀ àwọn èyí tó ẹ̀bà ń ah nǹkan bá báyìí ni alhamdulillah ó ti parí náà nìyẹn àwọn tàkí ẹni ń gbógun ti Ọlọ́run àti tànẹ́bì àhàyùn àmàjàyùn lọ́n ti ẹni <laughs> tó ní takọ Ọlọ́run àtànẹ́bì rẹ̀ mọ́ sallallahu wa kun jawadan kariman ẹwà den tí ó jẹ jawad en tí wà generous tí ó láwọ́ faqad kana nàbí sallallahu ajwada an-nas bil khair wa ajwada ma yakunu fi ramadan nabi jẹ́ tó kó láwọ́ jù pẹ̀ ìmá sí dáadáa bí pẹ̀lú owó ní pẹ̀lú dáadáa pẹ̀lú ọ̀rọ̀ gidi àti bí ẹbẹ̀rẹ̀ láwùjọ wọ́n tó a máa ń pọ̀ sí nínú oṣù ramadan àbí Allah kó ṣàánú ní kọ̀kan wa so insha Allah tó bá jù kó tó ń bọ̀ a mú àwọn min fawaidi siyam wa hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته